نعم بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فرابة سبحانه وتعالى أطرى لكم كاتك رابة نبو محمد صلى الله عليه وسلم أوارى ليري وصحابة ري أتي أواتي وما تليل نار تتتي أيوني في جائمة kọlọ̀ọ̀bá subhanahu wa ta'ala kó ṣe wá ní ọ̀kan náà olóríire yìí tíra tán kalọ̀ náà ni tíra takhilul aynayn bi sharhi aqidati ar-raziyayn ibi tá dé òun ni ibi tí abu hatim àti abu zur'a tó fi ń kíwálé náà nípa ìmájókò ti àwọn bídá so Sheikh Ubaydi wọ́n ṣàlàyé rẹ̀ lọ wọ́n ṣàlàyé àwọn dawabit àwọn guidelines nípa bá sì máa bá àwọn èèyàn sí ẹni tó jọ súnnà ni so bóò láti ma bá lò so ẹni tó jọ bídá ni bóò ni a sì ma bá lò so a ti wòye sí ẹni tó jọ súnnà bóò láti máa bá lò so Sheikh Ubaydi ti sàlàyé lè fún wa so oní tó jọ ń bídá náà wọ́n sàlàyé rẹ̀ fún wa wọ́n sì pín wa sí méjì so wọ́n pín wa sí méjì so ayin tó lágbára àwọn bídá tó yẹ pé wọ́n lágbára wọ́n ní sùtà tán lè ṣe fún dáhàwà àti àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ní sùtà tí wọ́n lè ṣe fún dáhàwà so Shaykh Ubayd wá tẹ̀síwájú wọ́n ní wa qawluhu wọ́n ní gbólóhùn Abu Hatim àti Abu Zur'a àbí gbólóhùn tí Ibn Abi Hatim gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ àti àfá rẹ̀ látọ̀dọ̀ Abu Hatim àtọ̀dọ̀ Abu Zur'a tó sọ pé wa yunkirani so nípa àwọn méjèèjì o àwọn méjì ma ń takò wádọ̀ alkutubi bi rọ́yì bi ghairi athar àti abu hatim àti abu zur'a àwọn méjèèjì ma ń takò kíyàn ma kọ tíra kíyàn ma ọtọ lórí ráyí bi ghairi athar kíyàn ma kọ lórí ráyí láì kíni láì tẹ̀lé ẹgbàwá so kíyàn ma kọ kí a ma gbé tíra kalẹ̀ lórí rá'í láì tẹ̀lé ẹgbàwá so Abu Hatim àti Abu Zur'a a méjì sí kíni wọ́n tako Sheikh Ubaydi wá fẹ́ sálàyé àbálà yìí wọ́n ni akúl wọ́n ni mọ́ ń sọ pé ahlu sunnati àwọn onísúnnà du'atun ila bil adli wa hukama'u bil adli olùdájọ́ pẹ̀lú déédé ni wọ́n fala yaquluna linnasi shay'an min indi anfusihim wọn ò kí ń sọ nǹkankan fáwọn èèyàn látọ̀dọ̀ ara wọn bal kullu ma yaqulunahu gbogbo nǹkan táwọn súnnà ma ń sọ àbí wọ́n máa ń ma lórí súnnà tó lálàáfíà aw ala ijma' àbí wọ́n máa ń ma lórí àpanupọ̀ àti àpanupọ̀ àwọn olùmọ̀ so báwọn súnnà sí ma ń ṣe nìyẹn wani wa mithlu kutubi rọ́ì kútùbùl ah, mufakirin example àwọn tíra ara yìí tíra tó yẹ pé ìròrí nìkan náà fi kọ́ wọn ò fi ìntọ́nà ọba sọ síbẹ̀ ìntọ́nà ọba sọ wọn ò fi sí súnnà ànábì wọn ò sí so àwọn nǹkan tó jẹ́ ìjìmá àwọn ò sí so example ru tíra tó jẹ́ tíra ara yìí òun ni kútùbùl mufakirin tíra àwọn kíni tíra àwọn mufakirin àwọn náà pè ní mufakirin so àwọn eh àwọn intellectuals àbí àwọn eh eh intellectuals àwọn gbogbo àwọn tí wọ́n sáà ma ń ronú ma fẹ́ criticize ẹ̀sìn islamu ma fẹ́ criticize nǹkan sọ́nà ọba sọ ma fẹ́ criticize nǹkan tán nabi sallallahu alaihi sọ sọ àwọn aléyìn ni mufakirin wọ́n ni wa mithlu kutubi sayyid kutub wọ́n ni example rẹ̀ nínú tí àwọn tíra sayyid kutub kìí tíra athar so tíra ara yìí ni àwọn tíra sayyid kutubo tíra ara yìí láwọn tíra yẹn wọ́n ni wal maududi àwọn tíra al-Mawdudi ìkaná àwọn bídá àgbáwa náà ni ògbóǹtarìgì ó ń bídá so ìgbáwa ni so al-Mawdudi wọ́n ní wa Hasan al-Banna àtàwọn tíra Hasan al-Banna gbogbo àwọn tíra ìtíra ara yìí ni wọ́n ní wa Fathi Yakan àti ẹni tán sí Fathi Yakan so gbogbo àwọn tíra yìí àwọn tí rárá yìí ni wọ́n ni wa ghayrihim àtàwọn tó yàtọ̀ sí wọn wọ́n ni fahadihi al-kutub wọ́n ni sẹ́ ara wọn tíra yíó ma fiha min athar àwọn kan tó wọ́n náà àwọn tíra yìí nínú ẹgbàwá fahuwa nazrun yasirun in kana fiha athar wọ́n ni àwọn kan tó wọ́n náà àwọn tíra yìí tó jẹ́ ẹgbàwá nǹkan tó kéré gani nǹkan tó wọ́n gani so in kana fiha athar tó bá ti ẹ̀ ṣe pé àwọn ìgbàwá gan ti ẹ̀ wá ń bẹ̀ gan ni so eh, tó bá ti ẹ̀ ṣe pé àwọn ìgbàwá tó bá ti ẹ̀ wá ń bẹ̀ gan lásán gan nípìlẹ̀ gan ni walihadha nítorí eléyìí man tarabba alayha ẹni tó bá yí pé orí àwọn tírà yìí ló dàgbà lé lórí orí àwọn tírà yìí ló rírà ilé lórí orí àwọn tírà yìí ni wọ́n ti rèé fa innahu yatarabba ala al-bid'a bid'a ló ti ṣe kíni ló ti gba rírẹ̀ o orí bídá ló ti gba ríre bal wa ala takfir yálà kẹ́ sórí bídá lásán orí gíní orí ma pè àwọn musulmi ní kéfèrí orí nǹkan tó ti gba ríre nìyẹn wọ́n ni fayantalikuna yukaffiruna an-nasa juzafan wọ́n ni wàlíkùn sàlámù rahmatullah wọ́n ni wọ́n kà máa lọ láti lọ kàfàrà àwọn èèyàn juzafan láìsẹ̀kíní carelessly láìlòsùnwọ̀n so láì lo òṣùwọ̀n tó pé òṣùwọ̀n tó ṣe kí ni òṣùwọ̀n tó dó dédé wọ́n kẹ ma kàfàrà àwọn èèyàn carelessly ni lè annahum lam yatarabbaw ala súnnà torí pé àwọn ẹni yíò ṣe kí ni wọ́n ò gbá rílẹ̀ lórí súnnà wọ́n ò rí wọ́n lórí súnnà wọ́n ni wa ha'ulahi al ẹ́ eh? àwọn ìtàn pè ní intellectuals orí so àwọn tán pè ní intellectuals yà yà bàbá intellectual ni ara ọ̀ so tí o bá ti lo intellect rẹ̀ síbi a Qur'an àti sunna then kèèsè kíni kèèsè intellectual wọ́n ni àwọn mufakiru ni àwọn intellectuals yìí ìpín méjì náà pín sí wọ́n ni a sinful awwal ìpín aláwọ̀kọ́ sinfun jahilun la ya'rifu sunna ìpín kan wà tó yí pé olódo ni wọ́n aláìmọ̀kan wọn ò mọ̀ sunna wala yuqimu laha waznan wọn ò ṣe kí ni wọn ò sì bàbára sunna bẹ́ẹ̀ ni wọn fún sunna lákàkú kankan wa ma indahu gbogbo àwọn nǹkan tó bá wà lọ́dọ̀ rẹ̀ nínú sẹ̀sìn fàhúwà wà àwámúná sawa'un fi òun àti àwọn àwámù àwọn general people àwọn common people àwọn èèyàn gbogbogbò so òun àtàwọn èèyàn bákẹ̀kẹ́ náà lọ́sí jọ jẹ́mbẹ̀ bal wa àwámúná khairun minhum wallahi sheikh baydi kódà àwọn àwámù àwọn dájú àwọn àwọ́mù tí wọ́n ní mamlaka ní Saudiya ní Saudi tí gbogbo àwọn èèyàn ìtì tí gbogbo àwọn ọ̀tọ̀ ọlọ́run àtàwọn kèfèrí àtàwọn bídá àtàwọn ẹlẹ́ṣẹ̀ àtàwọn aláìmọ̀kan so tí gbogbo wọn kórìíra rẹ̀ kí sì ní ìtàn fi kórìíra rẹ̀ wọ́n mọ̀ ní ẹ Saudi ẹ wọ́n sa wọ́n wá káwọ́ so wọ́n káwọ́ pọ̀n sẹ́yìn tí àwọn ọmọ ìyá ní Palestine tó ìse pé kíni tó ìse pé àdánwò ń kàn wọ́n wọ́n pa wọ́n ah, ok kí ló fẹ́ kàn sí tọ́ àwọn ìlú wo ni wọ́n káwọ́ sẹ́yìn ẹ̀ bí Turkey bí Turkey Turkey ò káwọ́ sẹ́yìn wọ́n káwọ́ pọ̀n sẹ́yìn tọ́ kí wá ní Turkey ṣe fún wọn ẹ̀ Turkey wọ́n sẹ́ndì àwọn kíni àwọn nǹkan tí ó ràn wọ́n lọ́wọ́ àwọn nǹkan tí ó gbé wọn sókè jíjẹ múmu àà tó wáyé pẹ́lú Saudi send the times 100 rẹ̀ sí wọn ẹ́ àwọn Turkey wọ́n negotiate àà ó kò pé negotiate Saudi tún ṣe kíni Saudi tún mú wọn lọ́stéjì pé àà ní sí nǹkan báyìí fún yín tẹ́ bá dáwọ́ ìjàdó ẹ̀ wọn bá wọn ṣe so wọn ò bá wọn ṣe so kíyàn kan sáà mú dáwọ́lá tó yí pé wọ́n mọ́ lórí tawhid wọ́n sì ń pègbè sí tawhid wọ́n sì ń gbìyànjú láti pègbè sí súnnà of course wọn ò pé wọ́n ń ṣàṣìṣe náà àmọ́ ìkórira ìkórira fún mùsùlùmí tó tó ti wà lẹ́mí ẹlòmí wallahi ẹlòmí kórira Saudi ju Amẹ́ríkà lọ láwọn Ikhwani burúkú yẹn wọ́n kórira Saudi ju Amẹ́ríkà lọ kí ló dé síbí Islam lẹ́lẹ́fẹ́ fi lọ́lẹ̀ ní gbogbo òlú àwọn tó wá fi islam lọ́lẹ̀ tán fi tàwíìdì lọ́lẹ̀ ẹsẹ wá kórìíra wọn báyìí so but nínú àwọn oore tó wà nílùú yìí ni pé wallahi àtàwọn àwàm àwọn general people lọ́dọ̀ wọn ẹ̀rí ìṣẹ̀sìn lára wọn ẹ̀rí súnnà lára wọn kódà bẹ́ẹ̀ wá kódà bí wọn ṣe kíni kódà bí wọn ò mọ́ bí wọn ò finúgbọ́n ẹlẹ́ bí wọn ò gẹ́sòkòtò wallahi alákọ̀ọ́kọ́ ẹ̀rí pé wọn ní bọ́ àwọn sọ̀hábà wọn ní fi annabi sallallahu alaihi wasallam wọn ìṣe kíni wọn sì mójú tónù wọn sì ní ṣẹbọ wọn kórìíra ẹbọ wọn ní fi àwọn sọ̀hábà gan torí wọn máa ń kórìíra àwọn rọ́fídọ̀ wọn ìṣe kíni wọn sì túnmọ̀ kírùn so of course kíyàn kílòkọ rẹ̀ wọ́n yìí ní bùkátà láti tún jẹ́ olùsẹ̀sìn sí of course kò sí ìlú tí ò ní bùkátà pé kíyàn tún múra sẹ́sìn sí ká má ma gẹnu gbẹ̀mọ́ ká má ma ṣe kíni ká má ma fasokò tó ń lẹ̀ so àwọn afá wọ́n sì ń gbìyànjú wọ́n pè wọ́n so wọ́n ni wà àwámù náà Sheikh Ubaydi sọ pé kódà àwọn àwámù àwọn general people lọ́dọ̀ tí wọ́n khayrun minhum wọ́n dájá wọn mufakirun ní lọ wallahi wọ́n láwọn fọ́lọ́wọ́ bá búra wọ́n ni walillahi alhamd gbogbo ọpẹ́ fọ́lọ́wọ́ bá wọ́n ni falladhi arafnahu min awamina èyí ta ma látọ̀dọ̀ àwọn àwámu wa annahum yuhibbuna al'ulama wọ́n nífẹ́ àwọn olùmọ̀ wallahi ilé ìrùdùn àwọn general people ní Saudi wọ́n nífẹ́ àwọn olùmọ̀ wọ́n nífẹ́ àwọn olùmọ̀ ìbàbàrólùmọ̀ ó wà lẹ́mí wọn gẹ́ in tí àwọn olórí wọn alimalik abdullah alimalik faisal in tá sì gbìn fi sí wọn ni àwọn olùmọ̀ ẹni tí wọ́n mọ̀ pánlẹ̀ ni wọ́n ẹni tí wọ́n mọ̀ bàbàrà ni wọ́n ẹ wo crown prince ìgbà tó lọlé sheikh Salih al so wọ́n fẹ́ wọlé sheikh wọ́n dúkó wọlé oye kò wá fẹ́ wọlé ó fẹ́ kí Sheikh Sọ́lẹ̀ àfàzán kọ́kọ́ wọlé náà torí pé lé wọn ni so ó fẹ́ dúó ó fẹ́ kí Allah al-musta'an ìmọ̀ pé kí ní ti wà muted so ó fẹ́ kí Sheikh Sọ́lẹ̀ àfàzán ó fẹ́ kí wọ́n kọ́kọ́ wọlé náà so fẹ́ kí wọ́n kọ́kọ́ wọlé náà so wọ́n àpọ́nlé pé àyín bàbá wa lẹ́jẹ́ so àpọ́nlé fáwọn olùmọ̀ ìbẹ̀lẹ̀ ti rí tí wọ́n mọ̀ sọ́kí lẹ́nu ọlọ́run ní pé àwọn tí àwọn olùmọ̀ ní Saudi ni olùmọ̀ wọ́n jẹ́lì wọn ni sọ fún wa àwọn òwọ́n lẹ́ jẹ́lì torí àwọn olùmọ̀ tí wá wọn ò jẹ́lì wọn so àwọn olùmọ̀ tí wá wọn ò jẹ́lì wọn o so ẹjọ́ bá sì jẹ́lì náà àdánwò ọlọ́run ọba ni jẹ́lì kò túnmọ̀ pé a sheikh Muhammad Salih al-Uthaymin níbi lẹ́nu wọn bá tí ẹmọ̀ mọ̀ wọn ò jẹ́lì sheikh Abdulaziz bin Baz wọn ò jẹ́lì sheikh Salih al-Fawzan wọn ò jẹ́lì sheikh Abdul Muhsin al-Abbad ha wọn ò jẹ́lì àwọn olùmọ̀ àwọn olùmọ̀ súnnà tọ́ àwọn òwúrá

so irọ́ burúkú lẹ́mọ̀ gbọ́ kí ẹn àwọn Saudi Saudi tí àwọn olùmọ̀mọ́ lé ní o àbí Saudi Saudi ti fúnlẹ̀ máa wà fáwọn àwọn afọ́ òrọ́rọ̀ sọ mọ́bẹ̀ wọn o e àwọn afọ́ òrọ́ ìjọba Saudi o mọ́ àwọn afọ́ àlọ́rùn báyìí ọrùn báyìí ló ti gbá àwọn afọ́ àmú tí wọ́n rọ́rọ̀ sọ Sheikh Soli Fawzan sí wọ́n ń National Day Saudi National Day tán wọ́n ń ṣe lọ́lọ́dún so Sheikh Soli Fawzan ní fatwa tó jẹ́ yóò kálọ́ lórí pé àníṣẹ́ kìíní yóò tọ́ pìkẹ́ yẹn mú ọdún mi yàtọ̀ sí ọdún tí anẹ́bì sallallahu alaihi wasallam gbé kalẹ̀ ha ó sì wá sí pé àwọn nǹkan tó pọ̀ àwọn nǹkan tó pọ̀ àwọn nǹkan tó pọ̀ nínú àwọn nǹkan tó yí pé ó wà nú àkílẹ̀kọ́ rẹ̀ ó wà nú ètò òlú tó yí pé against rẹ̀ so táwọn fán takò tó ń sọ̀rọ̀ against rẹ̀ so but irọ́ ṣe káwọn akáfà kan mọ́ wà bí òpònú bí ti ẹ tó ma lálàsí àwọn olórí tó ma lálàsí wọn tó ma sọ̀rọ̀ burúkú sí wọn ṣe tó fẹ́ nìyẹn ìgbà yẹn lẹ́tọ́ mọ̀ wọn lágbàjú ẹ máa wo àwọn ìkọwá ní burúkú mi náà wọ́n wá sákò ń lù tó bá sákò ń lù wọ́n wá máa ṣe fídíò wọ́n wá ní tọ́ àwọn ṣe mẹ́sẹ̀jì fáwọn ọmọ ìyá àwọn náà àwọn olùmọ̀ tí wọ́n wà ní Saudi àwọn làwọn ti rí bọ́yìí o àwọn àwọn ti rí bọ́ yíò ẹwà mọ́ ara wọn ó ní news channel kan kí ló kọ news channel yìí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí popular ni middle eastern eye àbí nǹkan ló kọ news channel ìyálàyà Ikhwani láwọn pípìn àwọn Ikhwani burúkú ni wọ́n so bí lógún wọn báyìí bí pọ́pù pọ́pù eh, báyìí níbi lógún wọn so middle eastern eye àbí nǹkan ló kọ mo ti gbàgbé ọkọ̀ channel yẹn wọ́n wá interview ìkanú wọn so ìkanú àwọn àfáà tó lóun fi Saudi lẹ̀ so ní pé ó wá send message sáwọn àfáà Saudi pé òun mọ̀ pé àwọn nǹkan tí wọ́n rí kò dùnmọ́ wọn nígbà tí wọ́n sì rí nǹkarù mú nkàrù sí ó sì kíni òun ṣe hijira kó Saudi wọ́n kọ̀ ọ̀tọ̀ ibo ló wá ṣe hijira lọ nígbà tí wọ́n bá ṣe hijira kó ní Saudi dákùn ibo ló fẹ́ ṣe hijira lọ àmọ́ àwọn aládẹ̀wò kí wọ́n dà lúrú kí wọ́n dá fìtínà kalẹ̀ nǹkan tán fẹ́ nìyẹn in tí ò rí ṣe nìyẹn so irọ́ náà ń pa o ẹ má gbà wọ́n gbọ́ o irọ́ náà ń pa wallahi àwọn oríire tó wà ní Saudi pọ̀ gan àwọn oríire tó wà ní Saudi ó pọ̀ gan tawhid sunnah àlàáfíà ìmá ìmá ìmá ṣe kí ni ìmá tán ìwà islamu ká ìmójútó oorun ìjọsìn ìmójútáwẹ̀ gbogbo àwọn nǹkan yìí táwọn ìlòmí ò rí mójútó pàápàájúlọ àwọn èèyàn lọ́dọ̀ tiwa wọ́n wà débẹ̀ wọ́n a máa fẹnu wí bálabàlá wọ́n ní Sheikh Ubaydi ni àwọn àwọ́ àmú tàwọn ní Saudi wọ́n dájú wọn wallahi bó ìṣe rí nìyẹn a ní nínú àwọn àwọ́mù míì wọ́n sì mọ́ kó ti Ibn al-Qayyim fún yí in bẹ̀rẹ̀ àwọn àwọ́mù tó yí pé látara pé kó mọ́ gbọ́ ọ̀rọ̀ Ibn al-Qayyim tó máa ń play lórí rédíò ó sì memorize driver so yóò sì ń drive yí látara pé kí lókọ̀ látara pé ó ti gbọ́ àwọn nǹkan lórí rédíò ẹmọ̀ wọ́n Sheikh Salih Fawzan Sheikh Salih al-Fawzan so tí wọ́n mọ̀ pílẹ̀ àwọn fàtàwà wọn àwọn fàtàwà àwọn olùmọ̀ lórí rédíò àsìkò kùránì wà àsìkò súnnà wà àsìkò azkaru wà àsìkò kọ́ọ̀lá Ibn al-Qayyim wà àsìkò ẹ́ àsìkò fíkì wà àsìkò fàtàwà tí wọ́n mọ̀ pílẹ̀ fàtàwà Sheikh Salih Fawzan several times lójúmọ́ pàápàá jùlọ tí àwọn station kan náà wà tán tẹ̀ dedicate fún àwọn kan báyìí ẹwọ́n kan so bọ̀ nígbà tẹ́sìn ò jọ àwọn èèyàn ń bí lójú wọn ò sì ṣe kí ni wọn ò sì nífẹ̀ẹ́ sí so gbogbo àwọn nǹkan ẹ̀yẹn wọ́n kó ìra rẹ̀ so sáwọn tó yẹ pé ìgbàtán wà nílé náà àwọn tó ń ṣẹ̀sìn náà wọ́n kórìíra wọn wọ́n wà dé Saudi wọ́n ní kórìíra Saudi kò lè jọyàn lójú àwọn tó ṣẹ̀sìn nílé ní Nàìjíríà ṣe bá kórìíra wọn ṣe bá àwọ̀ akílùkọ rẹ̀ àwọ̀ oúnsùn náà ṣe bójú burúkú náà ma fi ń wọ̀ wá so wọ́n ní Ah, falladhi arafnahu min awamina sheikh bẹ́ẹ̀ sọ pé èyí tá a mọ̀ lọ́dọ̀ àwọn àwámu wa tá a mọ̀ àwọn àwámu wa annahum yuhibbuna al-ulama wọ́n nífẹ́ àwọn olùmọ̀ wa yujalisunahum wọ́n máa ń jókòó sí wọn àti sọ máa ń jókòó síwájú wọn wa minhum man yajlisu fil masjidin àwọn àwọn tó yóò jókòó sí masalasi annabi ni iddata salawat so fún yantaqilu min darsi alimin ila darsi alimin yóò ma múfù láti jókó olùmọ̀kan sí jókó olùmọ̀mí wallahi bọ́ sí ma ń ṣe nìyàn àwọn àwọ́mù àwọn àwọ́mù àwọn masáyé kó ma lọ wọ́n sì ma ṣe kíni wọ́n sì ma gbìyànjú láti bà wọ́n lọ́wọ́ wọ́n ma fẹ́ kí sórí wọn wọ́n fẹ́ kí sórí wọn láwọn common people fa Sheikh Abdullah al-Bukhari wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ ma jáde àwọn àwọ́mù wọ́n sáré rọ́bù wọn àwọn common people sí irú rẹ̀ mú ẹ̀rí bínà so wọ́n ní in bẹ̀nà àwọn tó yí pé yóò jókó sí masalasi annabi masjidun nabawi wọ́n ní iddata salawat fa mẹ́yẹ ìgbàun yantakilu min darsi alimin ila darsi alimin yóò ma múfù láti ẹ̀kọ́ olùmọ̀kan sí ẹ̀kọ́ olùmọ̀mí wọ́n ni akìláni yun wọ́n ni ẹni tó yẹ kí ni akìláni ni láákàí ní ma ń lò so àwọn tó jẹ́ akìláni àwọn tó yẹ pé láákàí láwọn fi ń ṣe gbogbo nǹkan láákàí láwọn fi ń ma ń tì síwájú so àwọn àwọn eh, àwọn logicians àbáwọn àwọn rationalists wọ́n ni yattabi'u al-madrasata al-falsafata yattabi'u al-madrasata al-falsafiyyata al-aqliyya wọ́n ni ó ń tẹ̀lé philosophy school tí wọ́n ma lórí lákàí wọ́n ni madrasatu abbas mahmud al-aqad àwọn bídà ní dákọ̀ fún wa imam mọ́wọ́ lónìí báyìí wọ́n ti kọ́kọ́ dákọ̀ bí i bídà mẹ́rin síwájú ta ni ó sọ wọ́n fún wa lónìí wọ́n ti dákọ̀ bí o ń bídá mẹ́rin síwájú náà ní pé àwọn eléyìí àwọn ni mufakirun tí wọ́n yí lo Kùránì àti súnnà nú àwọn tíra wọn tán bá sì lo Kùránì àti súnnà wọ́n fi ń tẹ̀lé láàkáyẹ wọn àtàwọn ìròríkúrí jàre àti ìròrí burúkú tó ti wà lọ́dọ̀ wọn náà ha wọ́n hmm. tẹ́lẹ̀ náà ma ha wọ́n ti dákọ̀ àwọn mìíràn fún wa ta ní sọ wọ́n àhán they mentioned today now they have mentioned four uh, deviants and innovators for us so they have mentioned four innovate, uh, deviants and innovators for us before mentioning this new one so who are those uh, who are those that have been mentioned So they mention as well Al-Mawdudi. His name is Abu al-A'la Al-Mawdudi. Abu al-A'la Al-Mawdudi. So he was a, a, an enemy of Islam. A, a, a, a, a, a person that displayed so Abu al-A'la Al-Mawdudi ó fi àwọn wa manafiki tó pọ̀ gan ó fi hàn so àwọn àwọn mùnáfìkí tó pọ̀ gan ó fi hàn so uh, so àwọn ìròrí khawariji àwọn méjọ́lì bí Sayyid Qutb ṣe rí bẹ́ẹ̀rẹ̀ lòun náà ṣe rí Abul Ala al-Mawdudi òun tún wá mú ìmọ̀ jàmbá mùsùlùmí òun tún mú wáṣẹ́ àwọn mùsùlùmí so nínú àwọn tán dákọ̀ òun ni Fatihi Yakan so mọ́ gbàgbé àwọn ẹni ànù tó ń dákọ fún wa yìí fathi so fathi yakan so ọmọ lebanon ni so fathi yakan so ma a ọmọ lebanon ni so ọmọ lebanon ni so haraki so haraki ni so wá kọ àwọn tíra burúkú láti fi yí rò rí àwọn mùsùlùmí láti fi yí wọn kó ń bí Kùránì àti súnnà nínú àwọn tíra rẹ̀ tó burú jù tó kọ fatihiyaka ní òní tíra to be a muslim sọ́ra tó bá ti rí tíra yíò tíra to be ha to be a muslim so tíra fatihiyaka ní so tíra to be a muslim tíra burúkú ni tíra yọ so ó wá ó lọ islam lọ́rùn ó lọ islam lọ́rùn kó sà fi fìtì modernism tí wọ́n ń pèpè sí modernism ni pé ká gbọ́lá fún nǹkan tí ń ṣẹlẹ̀ láyé sí junta nabi sallallahu alaihi wasallam lórí ẹ̀ nígbà rẹ̀ lọ so fatihi yakan ọmọ lebanon so sheikh obedu wa tún wá fẹ́ dákọ̀ àwọn míì fún wa ń ṣe báyìí wọ́n ni àwọn àkìláni àwọn àkìláni àwọn alólàákàì wọ́n ti dákọ wọ́n sọ pé àwọn mufakirun ní pín méjì náà pín sí ìpín aláwọ̀kọ́ àwọn tí wọn ò tí ẹ̀ nímọ̀ ń pa ìsìláàmù ara àwọn ò tí ẹ̀ mọ́bí tí súnà wà ìpín kejì àwọn kíni àwọn táwọn jẹ́ philosophers oye so àwọn táwọn jẹ́ philosophers wọ́n wá dákọ wọ́n ní irú wọn ní kíni Abbas Mahmud ha so abbas mahmud al-aqad so abbas mahmud al-aqad so ọmọ egypt ni so ọmọ misr so ọmọ misr ni so ó jẹ́ kílòkọ́ rẹ̀ ó jẹ́ sohvi journalist so journalist ni ohun ò tí ẹ fúlẹ̀ ka islam kúnnà tẹ́lẹ̀ philosopher ni abbas mahmud al-aqad àwọn èèyàn tó yẹ kí èèyàn jìnà sí tó yẹ kí èèyàn níbi tó wá worst dé ni pé ẹni yìí wọ́n mọ èrè fún o so Abbas Mahmoud al-Aqadi wọ́n mọ èrè fún o so ó tún jẹ́ kí ni ó jẹ́ akọrin ó tún mọ́ kọrin náà so wọ́n ni wa Mustapha Sadiq ar so nínú àwọn tán jẹ́ táwọn tó yẹ pé philosopher làwọn so ni Mustapha sadiq so arọ́fin ọmọ mísọ̀rọ̀ lọ́lọ́wọ́n so ọmọ mísọ̀rọ̀ lọ́lọ́wọ́n òun náà jẹ́ akọrin so Allahul musta'an ṣe ríláyè sí ìjẹ́ akọrin ó wà sínú ní mọ́sí láwọn àgbà tó pọ̀ sí ìyá ìyá olùtakò islamu so ìyá kèfèrí olùtakò islamu Mustafa Sadiq Ar-Rafi'i ar rafii so Mustafa Sadiq Ar-Rafi'i so uh, àwọn eléyìí àwọn àwọn philosophers àwọn àwọn akọrin akọrin ni wọ́n ọlọ́wọ́n bá náà ti sọ tẹ́lẹ̀ wa shu'ara'u yattabi'uhumul ghawun àwọn asìnà ní máa ń tẹ̀lé akọrin oye àwọn tán ti sìnà náà na máa ń àwọn akọrin wọ́n ni wa in kana ba'duhum a'dalu min ba'd bó ti ẹ̀ sí pé àwọn kọ̀ọ̀kan wọ́n ṣe kíni wọ́n sàn jà wọn mí lọ so yí so bó ti ẹ̀ sí pé àwọn kan sàn ju kíni wọ́n sàn ju àwọn mí lọ lakinna madarisahum taqumu ala al-falsafati kò sí ah, kí ló kàn eléyìí pẹ̀lú islam àwọn eléyìí ó tún ma ni wọ́n tún bú islam so irú àwọn èèyàn báwọn làwọn ẹlòmí wà gbéga ni wọ́n wà ṣe kí ni wọ́n wà àwọn wà wọ́n wà gbé sípò imam kódà tí wọ́n bá tún fẹ́ kọ ókọ ẹlòmí inú àwọn ọ̀daràn yìí wàláhì wọ́n sì fi imam síwájú al-imam al-imam Mustafa Sadiq ar Allahul musta'an so adúgbẹ́ fọ́lọ̀wọ̀ bá so chapter yìí àti parí à nǹkan tó kùnù Aqeedatul Raziyayn nǹkan tó tó kéré gani kọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala kó fún wa parí wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in